adúpẹ́ fún ọlọ́run. alhamdulillah. adúpẹ́ fún ọlọ́run. alhamdulillah. gbọ́dọ̀ pẹ́ gbólóhùn. alhamdulillah rabbil alamin. a wà ní oṣù november two thousand twenty two tabako ní oṣù kọkànlá ìṣòro àbọ̀sí. a bọ̀ ní oṣù kejìlá december. 2022 bí december bá parí àbọ̀ january 2023 àsìkò láǹsọ yìí 2023 òun náà ni àsìkò general election ah, àsìkò kẹ́ni general election ètò ìdìbò gbogbogbò fún orílẹ̀-èdè nàìjíríà a fẹ́ yí ìjọba padà a wà ní ẹni tó ń gbáradì tààmúra sílẹ̀ láti dìbò láti yí ìjọba padà àwọn àpẹẹlẹ ìjọba táàmù ayé padà nílùú wa bó la fẹ́ ṣe bó láti ṣe ìbò àti ìgbọ̀ngbò la gbé. òmìnira ìnáná àti ìlànà wàsánà. إلى أين نمضي وما الأيام بلا سنلو بلا تنبو بلا دي بلا سنلو àkọ́kọ́ ń bẹ alẹ́ máa bèèrè sọ́tàn wà tó tẹ̀ wá kan àwa ní ò nígbàtí mo gbégbà election yóò ní ìbàjẹ́ náà rẹ̀kù wọn ò sì dúkù kán látùbẹ̀ ìlú ìwọ̀n àjẹ gómìnà ìgbòdébò pé tẹ̀ wá gbìyànjú àti di olórí yóò ní lọ sí house of rep wọn lọ sẹ́lẹ̀tì ìgbòdébò assembly ìwọ́n ló wá kàn ní bàbá yóò ọ̀rọ̀ àwọn kan àwọn àkànná ń sọ yóò ní ìta àti ìdí láti ṣe ìgbẹ́ tipẹ́tipẹ́ rẹ́ntẹ́ níbò lábábọ̀ bẹ̀rẹ̀ ilá àbábọ̀ ń bẹ́ẹ̀ láyé àwọn àtàkọ́bàjẹ́wà náà olówó ilá àbábọ̀ ń bẹ́ẹ̀ láyé sàgàrí láyé sàgàrí ilá àbábọ̀ ń bẹ́ẹ̀ ilá àbábọ̀ ń bẹ́ẹ̀ láyé 1999 àti bẹ̀rẹ̀ ilé àti bẹ̀rẹ̀ ilé náà àti rí tí ó bá sọjọ́ àbí àbí bó ti ṣe ọdún mẹ́jọ lọ́lọ́ ń àdúrà náà dé ó ti gbìyànjú tó tí ẹ̀lẹ́ níbi ìkàtọ́lọ́run jẹ́ láti mọ̀ pé ń sáré náà ni Jonathan gbà gbà Jonathan sí débẹ̀ tó yẹjú ẹ̀ kìlárí àkúrí nǹkan bẹ̀ náà Buhari náà jẹ́rò pé ajẹ́rò pé wà sọ Nàìjíríà di àdìdẹ́lẹ̀ yányá sí bàbá sí bàbá náà sí bàbá náà ni sí bí sí bàbá tó jásí náà rí orí ìkọ̀ iná là ń bẹ lẹ́nu ẹ̀ mo ti ṣe tó wáyé mi tèmi o tẹ́fẹ́ sọ yìí kò kan ẹ̀mí ó dáná náà ní agbátáàrí gbogbo jẹ agbátáàrí ní ọjọ́ ẹgbà àwa kan náà àwa kan náà ipò táwọn kan wá àwọn òdìbò ti wá àwa ti wá àdìbò kásájìrówó táwọn bá ti kówó fún a ìlú òwúwó rẹ gẹ́gẹ́ ìwọ̀nba díẹ̀ náà ni ó dá mẹ́fà mú 1,500 ah, kásá fún lówó ìdíbẹ̀fẹ́ gbà ní ẹ̀mẹ́nu mo sì gbà ní lásìkiri náà nù tàwọn kan tàwọn kan ìbò yìí ilé ọmọ wa ní wọlé ọmọ ti wá ní àwálọ́kàn yóò tó bá gbà láàfún ó rẹ̀ kásí ká máa rẹ̀ wọn lọ máa gíra wa lórí lọ àwálọ́kàn <laughs> tàwọn kan tó lù àbẹ̀rẹ̀ ẹ má dé ní ìbò democracy o ìsàlẹ̀ o ẹ má bẹ ẹsẹ̀ yín jẹ́ o. ẹ má dá sí òṣìṣẹ́ mẹ́ta iná ló lọ. ìdọ̀mọ̀ lẹ́nu straight kúfùrù ni iná àwọn kẹfẹ́ iná gbé kalẹ̀. sunu ilé ẹ̀kọ́ máa hàn lọ́jọ́ ìdìbò. lọ́jọ́ ìdìbò ọ̀jáde o ọ̀kẹ́ kan sọ̀rọ̀ ẹni kẹfì lídà yáà lára ẹ̀ òjúgbò jáde bá ní ọmọsìbádà kíkà sàlátù ẹ̀ pọ̀ lẹ́gbẹ̀rẹ̀ kí a sàlátù yóò sì pọ̀ dáadáa àgbàní ee ẹ mùsùlùmí ẹ má wòrán o àkànù àkàtọ́nà ah, tí ń bọ̀ ilé o ilé tí ń bọ̀ ilé o kò lè tó bá rí o ìgbàjẹ̀ta ní muslim ticket àwọn kan náà ti yarí ní ti bá wọn fẹ́ ìbúdá fẹ́ dì tí mọ́ ìbú ẹ̀sìn ní o ìbó kí ìbú ẹ̀sìn mọ̀lọ̀fẹ́ dì sí mọ̀lọ̀fẹ́ dì sí ìṣọ́lọ́fẹ́ dì gbogbo ní àbáwọn kejì àwọn kanu àwọn kanu bùláwà ń lọ wàmílá ìnáná àti ìlà àmà wà sọ́lá ìlà àìlẹ̀lẹ́mùdìí وماذا الغياب níbi tí ọ̀rọ̀ ti bẹ̀rẹ̀ fàjánà sí níbi ọ̀rọ̀ ti bẹ̀rẹ̀ gan-an o náà ni hukumu tanzibil imama hukumu tanzibil imama ìdájọ́ ká fi àwọn ìyàsó lórí ọgbọ́n ká fi èèyàn ṣe olórí ìdájọ́ rẹ̀ nínú Islam aṣíwájú wa rẹ̀ àmì ìrú wa rẹ̀ aláṣẹ wa rẹ̀ ló ti bẹ̀rẹ̀ nù bájáná sí níbi ó ti bẹ̀rẹ̀ ní káyẹ̀ olórí ó bẹ̀rẹ̀ látòrí káyẹ̀ aṣíwájú wa ẹni tó fẹ́ ṣe olórí fún wa ẹni tó fẹ́ ṣe àrólé fún wa ẹni tó bá fẹ́ tó fẹ́ bá wa ní gbogbo ètò àlámọ̀rí wa mú tí ó mọ̀ bá wa yanjú ẹ̀ ní pẹ̀lẹ́ pẹ̀lẹ́ níṣẹ́ tẹ̀lé ibi ó ti bẹ̀rẹ̀ lọ nínú Islam kí ló lórí yọ máa ṣe àkóso àmójútó ẹ̀sìn àkóso ilé ayé nǹkan méjì tó lórí ó máa ṣe nù yóò mójútó ẹ̀sìn yóò sì mójútó àlámọ̀rí ilé ayé wa ìyẹn ni àwọn àfáǹpé ní wàjìbátù alìmáà wàjìbátù alìmáà wàjìbátù alìmír wàjìbátù alìmír wàjìbátù rọ̀ìs wàjìbátù rọ̀ìs wàjìbátù rọ̀ì wàjìbátù rọ̀ì àwọn tí a fẹ́ kẹ́ ni a bá fi sípò olórí inú ìlú àwọn mùsùlùmí kí wọ́n máa ṣe kí ni ìdájọ́ ẹ̀ gbogbo àwọn àpá Islam wọ́n ní ajma ulama olùmùsùlùmí báadà wàfáàdì rasulillahi sallallahu alaihi wasallam wọ́n ní gbogbo àwọn mùsùlùmí òun náà ni ẹnu wọn papọ̀ lẹ́yìn ìgbà tí ànábì ò sí láyé má sallallahu alayhi wa sallam ala wujub tansibil imamil muslim al-qa'im ala inqadh wa tanzil ahkamillahi wọ́n ní ó di ọ̀ranyàn gbogbo àmùsùn pàdùkọ́ ọ̀ranyàn ni a gbọ́dọ̀ olórí mùsùlùmí tí ó máa mú àṣẹ ọ̀nà ọba ṣẹ lórí ilẹ̀ ayé ẹ̀rí wòlẹ́dí yasusu lè ó máa òun náà ni ó máa darí ìlú bimukutaba ahakami shari'a pẹ̀lú ìbámu ìlànà àwọn àdájọ́ shari'a alladhi atabiha rasulullahi sallallahu alaihi wasallam tí ànábì mú wá sallallahu alaihi wasallam òun náà ni ẹni tí ó máa ṣàmójútó ìgbésí ayé àwọn mùsùlùmí ìtókàn wọn tí ó ṣètò ẹ̀fún wọn yóò sì ṣàlàyé ń bẹ̀ẹ̀ sí fún wọn yóò sì mójútó yẹn náà fún wọn wọ́n ní fainal imama faridun thabitun wọ́n lọ́rọ̀ àyàn ní o ìní olórí tá ń sọ yóò ọ̀rọ̀ àyàn ní o tó fẹsẹ̀ nílẹ̀ sábàtà wùjú kùlì máàmà aláwọ̀ mọ́tìlì islamiyya bèlè ìjìmá wọ́n lẹ́ẹ̀rí ìjẹ́ ọ̀rọ̀ àyàn ká ní olórí rẹ̀ fún àwọn mùsùlùmí ìpanupọ̀ lọ́dọ̀ àwọn àfáàní almabuniya ala nusus shar'iyya thabita tá a gbé lérí àwọn àkọọ́lẹ̀ ẹ̀sìn tó fẹsẹ̀ nílẹ̀ àwọn ọ̀kọ́ lẹ́sìn kan bẹ tó fẹsẹ̀ nílẹ̀ súrátù nìsà àyà 58 59 àyà méjèèjì wọ́n ṣàpá 4 58 and 59 olùbàbá wa àgbà Imam Ibn Taymiyyah pẹ̀lú ọ̀pọ̀ lọ́kọjá rẹ̀ tí ń pè ní àsíyásà tó àṣẹ̀rẹ̀ ìyà tó fìsàrọ̀ ìwàrọ̀ ìlànà òṣèlú ṣẹ̀ríà láti ṣe àtúnṣe olórí àti ará inú àwọn tí àtijọ́ ni tí a ti kọ́ lẹ́sẹ̀ ó lé ní ọgọ́rùn-ún méjì ọdún ó lé ní ọgọ́rùn-ún méjì ọdún tí a ti kọ̀wé lórí ọ̀rọ̀ àkóso àyà 58 ọ̀n àwọn olórí wí àyà fifty nine ọ̀n bá wà aráàlú wí kí lójúṣe aráàlú ní ìṣòro rẹ̀ náà. أعوذ بالله من الشيطان الرجيم إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها ọlọ́run ní òun ọlọ́ba pa ẹ̀yin olórí láṣẹ. àtúwọ́dún àmàlà tìlà àníhà. àwọn bàdá níta kólẹ́yìn lọ́dí sí ọ̀rọ̀ ìlú àmójútó rẹ̀ ẹjẹ́ ọdọ́dọ̀ àwọn aráàlú àwọn ni wọ́n ní o. wọ́n ìlà àkáǹtù ẹ̀yin náà la fi sípò kẹ́ ẹ máa dájọ́ láàrin àwọn èèyàn tọ́rọ̀ bá dàrú bẹ́ẹ̀ bá fẹ́ dájọ́ láàrin àwọn èèyàn ẹ dájọ́ déédéé ẹ dájọ́ déédéé. ìnáwó àyàwó máa ń rú mọ́ndàlá ń tọ́lọ̀ ọba àlejò ọlá fèsì wá sí fún yìí. Inna Allaha kana sami'an basira. ọba tí bá yẹn sọ̀bá tí ń gbọ́ràn ni ọba tó rí náà ní kó sì kọ́yà máa gbọ́ kọ́yà máa rí àwọn olórí nù. àwọn olórí nù. nǹkan méjì náà ni àdáwòlè àmàná wal hukmu bil adl kí n tára ló ń fẹ́ tọ́jọ́rọ̀ ìlú kí wọ́n pín ọlọ́dọ̀ wọn kí wàhálà fi ṣẹlẹ̀ kí adájọ́ déédé kí a fi déédé sí gbogbo nǹkan iṣẹ́ tọ́lọ́ àwọn olórí àwọn aráàlú Ya ayyuhal ladhina amanu àkójẹ ẹgbọ́nà ọba gbọ́dẹ̀ jára ìlú. Àti ẹ̀rùnlọ́. Ẹgbọ́rọ̀ ọ̀dọ́nà bá tọ́dá yí lẹ́nu. Wà á bẹ ar-rasul. Ẹgbọ́rọ̀ tó ṣe yí lẹ́nu. Wà ulil amri minkum. Àwọn aláṣẹ ẹlú yín, àwọn aláṣẹ ẹgbọ́dọ̀ ọ̀dọ́ ẹwà wọn náà bá Allah ń bọ̀ fẹ́ sọ̀rọ̀ ara rẹ̀ ológun àti àti Allah ń bọ̀ fẹ́ sọ̀rọ̀ iṣẹ́ rẹ̀ wà àti ọ̀rọ̀sù ọwọ́ nínú àwọn olórí wà ó lè amúrí mi kò kò para gbọ́nà yẹn kò kéde kò para àti rú ó ní àti àwọn aláṣẹ nù yìí àwọn àfẹ́sì wọ́n ní kò fún aláṣẹ ní automatic pẹ̀ka tẹ̀lé bẹ́ẹ̀ nígbà aláṣẹ máa ń pawọ́ ọba tako tó ń lọ àtúnṣe rẹ̀. ó náà fi ní fìlípù ló tẹ̀lé àtẹ̀lé. ẹ wá o gbọ́dọ̀ wà mẹ́ tẹ̀síwájú. fàáyọ̀ tánà fi ṣẹ́yìn tẹ́lẹ̀ wá ń mọ́ra yín lọ́wọ́ láàrin aráàlú àtàwọn olórí.

ìgbàjé òsì láyé ẹja padà sínú súnà rẹ̀. ìrúkùn tuntun mi ó náà bí láì wálé omi láàárín ìdájọ́ lórí àtọmọlẹ́yìn ìbágbọ́n náà bá gbọ́dọ̀ ìgbàlẹ̀ ká mọ̀ bọ́. láàní káfọ́rí yẹ́ló lórí mú yóò. wọ́n á sàlọ́ táwí ilá. ìyẹn náà ti lẹ́bi àbájáde lè lórí. lọ́dọ̀ àwọn aráàlú tó lọ́n fẹ́ lọ́dọ̀ wọn ni àsánwọ̀tọ̀ eléyìí nínú àwọn àyà tó já mọ̀ pé a lè wà láyé ká mọ̀ nílànà ètò òṣìjọba àwọn oṣù máa jó lórí àkọmọ̀tọ́mọlẹ́yìn anábíwá Muhammad sallallahu alayhi wa sallam inú mọ́sánimọ̀ Muhammad àtàwọn afáà mi nínú wé àwọn afáà láti ana Muhammad sallallahu alayhi wa sallam àbídẹ̀ bá jẹ́ mẹ́ta ẹ bá jẹ́ mẹ́ta tẹ́ ẹ jẹ́ mẹ́ta ẹ fẹ́ rìnrìn àjò ẹ wá fẹ́ ṣe ìrìn àjò gbóyún yín ẹ fi ẹnìkan sí olórí ọ̀ọ́ ẹ̀sìnkẹ́ ni ẹ fẹ́ nìkan sí olórí láàárín ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta àmì yòókù máa ń bẹ lábẹ́ bàbá kúrò tí mẹ́rin mọ́ ó ní ká ronú sí ọ̀rọ̀ yìí ó nígbà náà lè sọ yí pé ẹ bá jẹ́ mẹ́ta ẹ̀ka nìkan sí olórí ẹ wá pọ̀ ní òlu thousands à millions nígbà bá sọ pé èèyàn mẹ́ta péré kẹ́yìn lórí káwá pé a wá ń sọ̀rọ̀ ẹgbẹ̀rún à ń sọ̀rọ̀ mílíọ̀nù a máa pé èèyàn olórí ti jọ̀rọ̀ yẹn lẹ́yìn abẹ́ẹ̀kọ́ ni bẹ́ẹ̀ ni wọ́n tó rí díẹ̀ bàbá òṣèlú dánú bàtàwà wọn wọ́n ní ìyẹn olórí wáàjìbù ní wáàjìbá tó dìí nínú àwọn ọ̀ràn yẹn sí ni kí a yọ lórí láàrin ìlú inú àwọn ọ̀ràn yẹn sí Islam náà ń ṣe yìí ni ìrun kíkí bí ìrun kíkí ti di ọ̀ràn yẹn nínú ẹ̀sìn ìgbàgbọ́ ní Ọlọ́run ká nígbàgbọ́ kákìlá ó sáànd nínú ẹ̀sìn kí á lówó ká yọ sàká. ká lówó ká yọ sàká bó ṣe jọ̀ràn yẹn nú ẹ̀sìn. kí Ramadan adé ká gba Ramadan. ẹ pé Ramadan rẹ bá dé àgùdọ̀ mọ́ gbà á bó ti jọ̀ràn yẹn nú ẹ̀sìn. ká lówó lọ ká ṣiṣẹ́ hajj. ká ṣiṣẹ́ hajj bá a bá ti ló lọ bó ti jọ̀ràn yẹn nú ẹ̀sìn. ká ní òbí ká dáadáa sáwọn òbí wa. ká ṣe dáadáa sáwọn òbí wa bó ti jọ̀ràn yẹn nú ẹ̀sìn ni. bẹ́ẹ̀ náà ni ká ní olórí náà jọ̀ràn yẹn wọ́n lórí ń dáa sọ yìí ìtàbàkà jẹ̀mí wà alìsùnà wọ́n gbogbo àwọn alìsùnà padà ẹnu wọn kò aláwùjú ìdáàlì lórúkà ní olórí wàkàrà ṣíà lọ́dọ̀ àwọn ṣíà náà àwọn náà ẹnu wọn kò ọ̀ràn yìí ní olórí wọ́n ni mú tẹ́sìlá lọ́dọ̀ àwọn ìjọba tá ń pè ní mùtẹ́sílà ẹnu tí wọ́n náà kò ká ní olórí wọ́n ni márùjá lọ́dọ̀ márùjá ẹnu wọn náà kò ká ní olórí wọ́n khawarij bẹ́ẹ̀ náà náà tí a pọ̀ jù ní àwọn khawarij haza najidat nínú khawarij yàtọ̀ sí àwọn agbẹ́gbẹ́ najidat nínú àwọn khawarij láwọn ọgbà pé ọ̀ràn yẹn ni kí a ní olórí pẹ̀lú àbá lórí fi ń dà ẹ̀rì eléyìí ó jẹ́ kákọ́ mọ̀ kò tí kásẹ́kẹ́ni ká ní olórí wà láwùjọ àwọn àbá wa ń fàmúra wọn lọ pé ṣé ìní olórí mínẹ́lì òṣùn ọmọnìlì fòrò tí nínú ìpìlẹ̀ ló wà ní àbínú akẹ́kọ̀ọ́ ẹ̀sìn níbi tí àwọn jùmú làmọ́nà lọ jápọ̀ jù náà fẹ́ẹ̀sì láàbù ilẹ̀ annalẹ̀ hukuma l'islamiyya na l'usul wa laysa min al-furu' àwọn jẹ́ pọ̀ jù náà fẹ́ẹ̀sì nínú ìpìlẹ̀ lọ́wọ́ nínú ìpìlẹ̀ nìká ní olórí wà kò sínú akẹ́tún ọkọ̀dẹ̀ adkhaluhu fi kutub al-aqaid wa at-tawhid aw wọ́n torí díẹ̀ láàmà bá nú àwọn àwò tí ń sọ̀rọ̀ ìgbàgbọ́ ìlànà àdí ọkàn tí ń sọ ń pa rẹ̀ tí wọ́n máa fi sínú ẹ̀ ẹ máa gbọ́ mòlúlì ìmáàmà mòlúlì kìláàfà tọ́pìkì olórí tọ́pìkà ní kìláàfà ẹ máa rí inú àwọn ọmọ àlàfà tí wọn fún àpẹẹrẹ gbàtàbá ní àkídà tàwíyà inú àkídà tí gbogbo ọ̀pọ̀lọpọ̀ àpá ìsìlámù àdùsùn náà máa ń lò lórí ilẹ̀ ayé lẹ́nu kò náà àbá ń bẹ̀ kìtàbùlì ma bábùlì ma bábùlì kìláfà tó wọ́n pé ọ̀rọ̀ kálọ lórí wọ́n máa ń kọ́ sẹ́nu àkídà torí díẹ̀ láàfin sí àwọn sàábé ìbíkálò lórí tó dé àwọn sàábé òun kékeré ẹ wo ìjọ ànábì jáde láyé sallallahu alayhi wa sallam arábìnrin kọ́ àwọn mùsùlùmí pé tó kù bá ti kú ẹmọ́ ìdílé rẹ̀ lẹ́ẹ̀kì lọ́nà àwọn àfẹ́ẹ̀sì téèyàn bá kú mọ́júmọ́ tí wọ́n bá délé sí láàárọ̀ tí wọ́n sì lẹ́yìn àìlá ọba lẹ́yìn wọ́n sì kẹ́ni wọ́n bọ̀ mọ́lẹ̀ lẹ́yìn àbá kú nírọ̀lẹ́ tí wọ́n bá ti lè síkílẹ̀ tó mọ́ bá dára ọjọ́ kìí wọ́n kíní òun kò mọ́lẹ̀ ọ tó pé inú kátánàbílá àgbọ̀dọ̀ dìlé àkámẹ́ta kan bẹ ànábí ní ẹgbọ̀dọ̀ dìlé rẹ̀ nínú ẹ̀lẹ́ tó lọ lára lára nínú lọ lára nínú kárí ẹni kásì fún àgbọ̀dọ́gẹ́ ni àgùdọ̀ lọ́lá inú adé tí a ti gbá lọ́dọ̀ ànábì kàmẹ́tẹ̀ lọ́lá ìgbòlọ́lá jẹ̀nẹ́sà ìmọ́ lọ́lá inú ayélọ́lá kí obìnrin rọ́pọ̀jọ́ ń fẹ́ ó ti tó lọ́pọ̀ ayélọ́lára torí dá ọ̀kan mẹ́tẹ̀ẹ̀dá bá ti lọ́lára abúnọ́tẹ̀lẹ̀ táà bá tẹ̀tẹ̀ kírun àsìkò rọ́lẹ̀ kí ni yóò gbèsè àwọn agbára pé ẹ̀bá ti ìrún ààrẹ tí ọba ti lè kíkọ́ mọ́ kí mọ́ ní ẹ̀sẹ̀ tó dá kọjá gọ́sán ọ̀nà tó dá kọjá gọ́sán àwọn tí wọ́n dẹ̀ ní gọ́jẹ̀ gọ́sán gbèsè náà tó mọ́ kó dára àkọ́kọ́dá àfá tí ọba ti lè kí lásìkò ẹ̀ látara ìrún ààrẹ lásán látara nínú mọ́nà wọlá tó kúdọ̀ gbọ́dọ̀ sọmọ́rẹ̀ yóò lè dé àwọn tí a yakudi yóò san ìmọ̀ ẹlẹ́sẹ̀ tí a bá dẹ̀dẹ̀ gbé òkú sí iná ṣẹlẹ̀ wàhálà rúdé torí díẹ̀ anábìtọ̀ wá ní gáàdì lè sìnkú alaihi wasallam àdúwà jáde láyé lọ́jọ́ monday ebi àwọn kí á pè tán kò sójú ẹ̀ tó sọ fún wa wọ́n sì fi ògbó ànábì lẹ́ẹ̀lẹ́ di ọjọ́ mẹ́ta ọjọ́ àlárúbà ní a tó sin ànábì ògbó ànábì wà ní ọjọ́ mẹ́ta gbáko tó wọn ti lò lórí ànábì ọ̀yìn olórí ilẹ̀ fún wọn asàbẹ̀ wa kú sínú wàhálà ní wọn lọ ní ń bọ̀ ní ń lọ ní ń bọ̀ lálẹ́fẹ́sẹ̀ olórí

wọ́n bá wọn ará Madina ń bẹ̀ tí wọ́n jíròrò lórí ọ̀rọ̀ olórí Ali Abbas Fadil àwọn dúró tí òkú àdámìjẹ́ ń wò báyìí súnmọ́ fà ní òun ti sunkún tó lè mọ́ rẹ̀ ní rẹ̀ gbogbo ẹ̀dẹ́rù mọ́ mọ́ ànábì lọ́wọ́ kódà kó jẹ́ kó ṣẹlẹ̀ gbára wọn lò gbọ sọ wọn gbọ kó kẹnìkan sọ bá nàbí. ẹnìkan ló yóò gbọdọ̀ sọ bá nàbí kó. ẹ bá wù ú ló kù. èso ọkùnrin lọba. kábà tó dégbé kò rí bẹ́ẹ̀ ọlọ́lá nàbí ọ ló ti lọ. oníyàn ló ti lọ. gbọ́n wá dé ló ti yẹ lórí. wàhálà dé àwọn ará Màdínà wọ́n ní mí nà àmì irun wà mí kò àmì irun ibi ọ̀rọ̀ délé àlè lólórí kan báyìí o àtúkẹ́ni àlè ní olórí ẹyọ kan báyìí o ẹ̀yìn ọ̀fẹ́ nìkan kàrá fẹ́ nìkan wájì ni ó mú kan àsáyìn ó mú kan lẹ́ni olórí ní méjì ìjọba àjọṣepọ̀ ni ẹ̀yìn tẹ́ wá láti máa ká àdẹ́bá nàbí wa ẹmú olórí kan lẹ̀ àwọn òmìnir kan lẹ̀ àwọn méjì wọn máa ṣèlú ṣé ní ẹ̀fà méjì àwọn ọkọ̀ rẹ̀ kan náà kò pọ́síbù mọ́tò ní ó lásìlẹ̀ ìtìlẹ̀ wà láì bàbá kiri ò rí bẹ́ẹ̀ ọmọ ìyá Allahu ta'ala ẹ ṣe sùúrù ó ní ọlọ́run ti yẹjú ẹ̀ ṣwátò tọ́ọ̀bà ayọ̀ 100 والسابقون الأولون والسابقون الأولون من المهاجرين من المهاجرين والأنصار ó ní ọlọ́ọ̀bá ní àwọn ẹni àkọ́kọ́ tí wọ́n gbáwájú inú ẹ̀sìn àwọn náà làwọn ará mọ́kà tí wọ́n bá anábì sí ìrìnàjò láti mọ́kà sí madina àtàwọn ará madina tí wọ́n gbọ́n alálejò ó ní bá wọ ayà yìí kọ̀dámà náà lọ́wọ́ àlékún. ọlọ́run bá ó fi àwọn aráàlú mọ́kà ó fi síwá náà síwájú fẹ̀yìn aráàlú madina. lẹ́yìn wa ló dákọ̀ nígbà ó dákọ̀ wa tán ló tó dákọ̀ yín sí kejì. torí díẹ̀ náà nahnu al-umara wa antum wuzara àwọn ọmọ ajó lórí ẹ̀yin ọmọ jẹ́ mínísítà ó ní bẹ́ẹ̀ mo tó ń kọ́ lẹ́nu àánú tó pé alẹ́ ayé ìmọ̀tòmí kúrẹ́ṣì gbọ́dọ̀fẹ́ yìí olólórí ilẹ̀ ayé o tí ìran kúrẹ́ṣì bẹ́bẹ̀ bẹ́bá fẹ́ mú olórí kúrẹ́ṣì ní kẹ́ ti mú tó níjọ́ náà lọ́n àwọn ìdábà máa gbọ́ràn sílẹ̀ lójú àwọn ní ẹni ìwà síwájú lára jẹ́ nípọ̀dì lọ́nà lára àwọn ará Mẹ́dínà bá rọ ní àbádùbá fọwọ́ mọ́rù sókè kí mọ́rù máa jẹ́ olórí wa mọ́rù ní láìláì wọ́n ti gbọ́ lẹ́nu àní Muhammad sallallahu alayhi wa sallam nígbà tilẹ̀ bá ń mọ́ tilẹ̀ bá ń sú bá ń bẹ láàrin àwọn ìyàjú òsánàbí ọlọ́ọ̀bá kankan mọ́ kò sẹ́ni radiyallahu ta'ala anhu bàbá yà Umaru Abubakar radiyallahu ní Umaru bá ṣe bẹ́yà fún Abubakar ọgbà lólórí gbogbo àwọn tí a ń bẹ́ mẹ́ náà àtàwọn ará Mẹ́kà àtàrà àwọn ẹ̀dínà tí bá ṣe bẹ́yà fún Abubakar bàbá ti lólórí lọ́jọ́ kẹlọ́ ní ọjọ́ kẹta tánàbí tẹ́gẹ́ni tánàbí fayélẹ̀ tún ò tí sí

òun náà ni ànábì mú rìnrìn àjò ìjírá láti Mákà wá sí Madina tí a jọ wà ní kòtò ẹlẹ́ẹ̀kẹrin òun lànábì ti síwájú kọ́ máa kírun fún yín láti bí ọjọ́ méjìlá sẹ́yìn ìdárí lára rẹ̀ nìyẹn o a lè ní ńgbàdá àti yọnu sí kó líìdì ẹ̀sìn tó ń kírun fún wa káàtàkó kírun dáa ní yọnu sí kó lè wà lórí ìgbésí ayé nígbà tí lè gbà ó kírun fún wa àti gbà kó darí ayé náà bàbá gbèsè ìgbè lórí radiyallahu ta'ala anhu ìwà ń lò lànà ànábì sallallahu alaihi wasallam nígbà tó lo ọdún méjì àtààbọ̀ àìsàn dé àìsàn ọlọ́jọ́ dé nígbà yẹn rè ojúlé ní ọgọ́ta ọdún ọmọ ọdún mọ́kànlélọ́gọ́ta báyìí ló wá ń fi ọ̀rọ̀ lọ ó wá tún wò fi ipò ilẹ̀ tàbásí láyé má wọ́n sọ bá wàrà sọ ẹni tó wù mí tí mo rò bó lè gbé ipò yìí kò náà ni ó máa rò òun náà ni a fara mọ́ àwọn kan náà kan sọ pé fi ìkìlì sọ fi ìkìlì wọ́ mọ́rù lé o ó mọ́rù lé o ń gbò bá wá sí ìgbẹ̀ ma ee kọ́mẹ̀tì mo jùbá lọ Usman ti bẹ̀rẹ̀ lọ́dọ̀ àbákìrì tó fẹ́ kọ́ bí abáṣe wú idá àbákìrì dákú Usman ti kọ́ bí abáṣe tají tá lọ́pọ̀ olùmọ̀rù wọ́n fi sínú ìwé bàbá kìí dákẹ́ báyìí tí a fẹ́ kàwé alìnàwọ́ Ọ̀bí Allahu ta'ala. Ní ìmọ̀ tí bẹ́nu wo tẹ́ ẹ kọ́ o. Tẹ́ ẹ fẹ́ kà jáde yìí, ìmọ̀ tí bẹ́ẹ̀ o. Tẹ́ ẹ bá kẹlòmíì jáde yàtọ̀ sí Umar ànígbà. Allahu Ngbà wọ́n kà ń kọ́. Ó di Umar. Ọ̀bí Allahu ta'ala. Ó náà tó ń gbàjọba lọ. Ìdàgbàsó tó bá Ìsìlám. Umar lọ́dún mẹ́wàá. Ọ̀bí Allahu. Lójọba Ìsìlám. Ngbà tí bí ìjàmbá tó ti bá ìsìláàmù ní inú ń bí àwọn ọ̀tá ní a bá wọ́n ọ̀nà bí wọ́n ti fẹ́ ti ìjọba ó mọ́rùn owó wọn rí ìpínlẹ̀ ẹja pa wọ́n wá lọ wá ọkọ̀ ìrìnlẹ́jẹ́bẹ̀ tí wọ́n ti rẹ̀ mákẹ́jẹ̀ wọ́n fún olórí burúkú kan nínú àwọn kèfèrí ó wá lọ sí masalasi lásùbá jọ́nà lọ́sọ̀ wọ́n ìtànà kò síná inú òkú láti máa ń kí àṣùbá láti máa ń kírun ọkàn wọ mọ́sálásí ni wọ́n ń kírun lọ́wọ́ ni kò sí kúnnù ibi ẹ̀fọn àbá ṣọ̀ṣọ̀ṣọ̀ ó tún gbọ́ àwọn kan ní sáàpù wájú lẹ́jẹ̀ ń ọkọ mi mẹ́ni tó ṣe ṣe tó wáyé pé kí bá ṣe mùsùlùmí ẹbá ti mú ẹpá ni ìbá wá sí pé tí má tayọ tí má là bí mi ò yé ìdókù ní pé ìwọ ìwọ ìwọ ìwọ mọ́rù kẹrìyàn mẹ́fà nínú àwọn ẹ̀lá ńlá tí a sẹ́kù nínú àwọn sàbẹ́ ànábì tọ́lá àbúrò gbé lùlọ ṣùgbẹ́gbọ́n àwà sábẹ́ àbúrò wà pọ̀ọ̀sì eh Ali bin Abi Talib Usman bin Affan eh bo ọkà gbogbo wọn bẹ́ẹ̀ wá ní kọ́mọ̀ òun sì keje ìyẹn Abdullahi ó gbọ́ máa mú ọ gbọ́dọ̀ jó lórí o ìtọ́kà wà fún ni pé táà mẹ́fà ìbákó sí méjì mẹ́ta ń bí ibi ọmọ ń bá fara mọ́ ti mọ́ àbábùnà na bẹ́ẹ̀ pẹ̀lẹ̀ kò sí gbọ́dọ̀ kọjá ọjọ́ mẹ́ta tí wọ́n fi yẹnjú ẹ̀ ìyẹn má ti dùn wọn gbádùn wọn kọ jáde kó mẹ́ ìbàdàn dé pàdé pàdé náà gbóná àbáni èmi ò ṣe èmi òjò lórí èmi òjò lórí èmi òjò lórí lọ́wọ́ pọ̀ méjì ogun alẹ́ àti sóòrùn àǹfààní ọdún yàlláhu anhuma wà sẹ́ńtẹ́ ọ̀kájú ẹ̀ náà méjèèjì àbọ̀rọ̀ àwọn afúwà sẹ́ńtà kù fún wọn nígbà tó béèrè béèrè àwọn méjì náà gba ìbéèrè ṣùgbọ́n ìjọba ẹnìkan ó tóra jẹ nìkan lọ ààbò níta wọn ní ó béèrè àlè rẹ̀ àlè bóòlù sì máa ṣèjọba ó ní màá máa lo alukuran màá lo súnà ànábì tí bá wá rí mbẹ̀ màá lo gbèjú mi ngbọ́dọ́dọ́ Usman wọ́n gbọ́ orí màá lo alukuran màá lo súnà màá lo ìlànà àwọn méjì jẹ́ síwájú mi Abubakar àti Umar tí bá wá rí màá lo gbèjú mi ah, eléyìí ó tóra hmm ju ju kejì yìí lọ kò jẹ́ ìlọ kò fẹ́ tó fẹ́ lè dábì nígbà tó mú Usman. radiyallahu ta'ala. Usman radiyallahu ta'ala ni ó lọ́dún mẹ́tàlá ọdún mẹ́fà ní ìjọba rẹ̀ kò sí wàhálà nígbà tó jọ ọdún mẹ́fà ẹlẹ́ẹ̀kejì wàhálà dé àwọn ọ̀tá dìde ní mùsùlùmí wọ́n bẹ̀rẹ̀ sí polongo ọ̀tẹ̀ wọ́n dìtẹ̀ má Usman débi pé wọ́n fẹ́ sọ́dọ̀gún wọ́n náà fẹ́ pa Usman tún wá sọ fáwọn ẹgbẹ́ ẹgbọ́ torí mi jà ọ́ mo fi ẹ̀mí mi lẹ̀ kí n pa mí Usman kí Al-Qur'ani lọ́wọ́ ni wọ́n pa sórí Al-Qur'ani ó tún gbá àwẹ̀ ní àwọn wọlé tí wọ́n gbá síbẹ̀ ah, ah ọjọ́ ńlá ní ìlú Madina ah. ìyẹn náà tún wá wọ́pù tó kùsẹ́ tó wá kù báyìí Abákìrì ti lọ Umaru ti lọ Usman lọ lọ ìdádó tó kù Ali ta'ala nígbà yan Ali Ali náà lo ọdún márùn-ún arò orókùn àrùn ọ̀rá dìrẹ́ àwọn ọ̀tá ti wọnú Islam látara gbúwọ̀ Usman wọ́n ti wọnú ẹ̀ wọ́n ti pín àwọn mùsùlùmí di wàhálà wọ́n padà tó paálì àwọn ẹ̀ tún dìde wọ́n yan Hassan ọmọ Ali ìgbà ẹ̀sìn rẹ̀ máa wúlò àrùn dára tàlà òun àti àlè wàhálà ti dé máa wúlò náà rẹ̀ ó ti lérò lẹ́yìn ìjọ wá di méjì Hassan jẹ́ olórí àwọn kan Marwa jẹ́ olórí àwọn kan Hassan wá rò ọmọ Ali pé kò ní máa dá lọ báyìí lọ́wọ́ ìpàdé ọlọ́gbà Marwa pé èmi yọ̀ǹda kọ máa jù lórí ọdún iná ń pè ní amújàmáà ọdún náà tó papọ̀ àwọn àsìkò táàkà yìí láti àsìkò àbági lásìkò alì náà pè ní àádù khulafai rọ̀ṣìdì asùrù khulafai rọ̀ṣìdì àsìkò àwọn àrólé rere ṣe gbogbo àsìkò tí a fi ìjọ lórí ṣeré rárá o lẹ́yìn wá gbà yẹn tí máa wí àwọn afẹ́ kú ń bẹ ọmọ máa wẹ̀ náà gbé lọba di kí ijọba olori ìjọba nínú ẹbí kan wọ́n pè ní Banu Umayya Banu Umayya wọ́n wá lò ó fún ó dédé ọdún bàbá bá kú ọmọ ọmọ oúnjẹ ẹ̀gbọ́n kú ń bẹ́ àbúrò ló kàn àwọn tún ẹran náà tún kúrò wá ah, ó ti pẹ́ ìrìnkà láì máa jẹ olórí lọ àwọn náà tún gbọ́ olórí lọ́wọ́ àwọn Banu Umayya àwọn náà tún lù lọ tí ó ní ní ọgọ́rùn ọdún méjì wọ́n kò ní dáwọ́dátù Abbasiyya wọ́n kò ti bẹ́ẹ̀ à àbá lólórí à olórí dáúlà wá ń dìde ń dìde a ní àwọn mamalik a ní dáúlà tó fàtímíyà títí títí tíjọba fi wá bọ́ sí turkey iná máa ń pè ní dáúlà tó alùsùmáníyà àtòrókìyà Osmanic Empire ní turkey ti Istanbul tó jẹ́ capital ibẹ̀ ni khilafa tó dìde Madina lẹ́yìn ànábì sallallahu alayhi wa sallam ìbẹ̀lẹ̀ ọ̀tán sí o last fìlà ọwọ́ awo 1924 know what 1924 tó kú bí ọdún méjì tí ó gbọ̀gbọ́n ọdún okú bí kẹ́ni ó kú ọdún méjì péré tí ó fi pé ọgọ́rùn-ún ọdún tíjọba Ìwó ìjọ náà láti ní ìjọba ìsìláàmù máa ń lórí ilẹ̀ ayé ètí ń bọ̀ látàyà ànábì ìjọ tó délẹ̀ rẹ̀ gbogbo ń dáwà sọ́lọ yìí tẹ́ríbò ń bẹ̀ dára tẹ́ríbò ń bẹ̀ ààrí àwọn tí wọ́n máa ń wà nípò ìyàn olórí lọ́dọ̀ àwọn mùsùlùmí pè ní alùlẹ̀ halli wal aqd ahlul hall wal aqd àwọn abẹnugan tí a fi àṣẹ ìlú lé lọ́wọ́ wọ́n lè tú wọ́n lè dé wọ́n lè tẹ́lẹ̀ wọ́n lè tú wọ́n sì lè dé máa bẹ́ẹ̀bẹ̀ yóò máa bẹ́ẹ̀bẹ̀ náà ni kó mẹ́ yóò kú ní àwọn náà máa mójútó bá sí olórí ìsàjá tẹ́ná wọ́n ti lóye rẹ̀ lágbájá ìlólè sí i bí wọ́n bá ti dábàá rẹ̀ báyìí gbogbo ara náà fẹ́ràn mọ́ ọwọ́ ẹ̀nà wádá wà àwọn bàbá wa kan bẹ àwọn kan bẹ tí a máa ìdé ní awọn kí anyị olori ìlú àwọn tí a máa irú àsìkò tá a wà yìí tó bá pẹ́ náà mùsùlùmí nínú wọn àwọn àfọ́ wà mẹ́ àfáà tí ó bẹ láàrin wọn nínú wọn àwọn amòfin wà mẹ́ àwọn adájọ́ amòfin wà láàrin wọn nínú wọn àwọn bẹ́ẹ̀ bá pè dá sọ́rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ òtò ìrọ̀wọ̀n àsọ pé ẹni àyàn rẹ̀ bàbá ti rí àgbáyé ètò ìjọba nù ìjọba kéré ìjọba Islam kò wá sí yẹn mọ́ ìyẹn ò súnmọ́ lórí ayé lẹ́ni ọ̀nà táwọn ń gbà lórí oyè ìjọba lẹ́ni lórí ilẹ̀ ayé ọ̀nà kanu mẹ́rin ni gbogbo ọjà ń jó lórí lọ́wọ́ lórí ilẹ̀ ọ̀nà kanu mẹ́rin ni inú ẹ̀ wọ́n pè ní al-inqilabul askari al-inqilabul askari military coup military coup military coup kí àwọn ológun dìde kí a jẹ́ ìjọba gbà lọ́wọ́n jẹ́ ìjọba lọ́wọ́ ológun náà lórí ìjọba ní alágbádá ní o wọ́n kàn wọ́n ànánsì ni kí ànánsì kó tó ṣẹlẹ̀ wọ́n ti ṣiṣẹ́ àwọn iṣẹ́ abẹ́nú gbogbo ayé pátápátá ni iléeṣẹ́ rédíò ńlá ó sì kẹ́ni wọ́n ti fèèyàn kan bẹ́ẹ̀ iléeṣẹ́ tẹlifíṣàn ńlá tọ́jú àpapọ̀ wọ́n ti fèèyàn kan bẹ́ẹ̀ níbi akóǹkà ogun sí ìkóyàn kan bẹ́ẹ̀ ládùúgbò tí olórí jẹ́ fẹ́ lẹ́kọ̀ọ́ mẹ́wàá ẹ̀kàn gbá anọ́símẹ́ntì ni bí olórí ọba fẹ́ gbá ọ̀dá ìbọn bolẹ̀ gbogbo ló sì wá ń gbé àwọn àgbàlagbà rẹ̀ kó jáde ní àdá bàbá rẹ̀ wà láwọn àdúgbò lọ àwọn àgbóyè lọ sí ìsúnjú àwọn bàbá yìí lọ́gbọ́n tán lọ́gbọ́n ìtàn ọ̀dọ́ ńlá ni lẹ́nu sí dájú bá òmìnira ní Nàìjíríà in 1960 to date kú tó ṣẹlẹ̀ ní Nàìjíríà ìpòdí ní 13 plus Allahu Akbar náà kú lálá mẹ́tàlá omi ìsọ́nulé sọ́síìtì mi yọrí ìmí ò yọrí gbogbo àwọn jáń dàgbà lé ọjọ́ ọkápù ọjọ́ yẹn ọjọ́ náà ni a ń lọ púrógámù ní mẹ́tàfáì afẹ́ lọ sí ọ̀nà bàdágìrì wọ́n yìn mọ́gbà tó kó délé ẹsẹ̀ lábìnrin délé pẹ̀lú káwókè látàgò mẹ́rin ni wọ́n ti bẹ̀rẹ̀ sí operate mẹ́rin òru dé ìdàgbọ́ méjìlá ọ̀sán nínú ọmọdé àgbà tó lè kọ́ǹkà kú yẹn ọ̀nà kanu ìran kanu ìwà wọ́rọ́wọ́ tẹ́bọ̀ wá ń dị lọ tẹ́ bá ń dìkú lọ tẹ́bọ̀ wá gbogbo ẹjọba ti mú ikú ni ọ̀nà ẹlẹ́ẹ̀kejì tẹ́gbà lórí ìjọba lórí ayé náà ni fáwọ́rátù ṣàbíyà fáwọ́rátù ṣàbíyà revolution kí àwọn aráàlú dìde kíjọba súnwọn kánlá àfẹ́jọba ń bẹ̀ mọ́ máa lọ máa lọ àfẹ́ ń bẹ̀ mọ́ kálùkọ́ dásẹ́lẹ̀ àwọn mọ́tò wọn ní ṣiṣẹ́ ẹlẹ́ran onítẹran elépo onítepo aláta onítata àlelọ sùkú kódà lè lọ kírun ló wá dá gbogbo àmà mi títítítí nígbà bá súnjọba míì yọ sálọ ni láì gbé ma fún yọ sálọ ló fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ rìn kódà lò míì yóò múra obìnrin jáde kó lè ní tẹ́ẹ̀fì ní dáàmà ẹlòmíì ìjẹ́ àgbà àwọn obìnrin pẹ̀lú nìkọ́ pẹ̀lú bòjú ẹlòmíì ẹ̀bú eégún iná gbé jáde tó fi sálọ ẹlòmí ń bẹ àwọn ọ̀gá lókè òdìbá sọ akọ̀fúnlẹ̀ ẹni ọ̀sẹ́kòrò ẹni rí mọ́ tàbí kẹ́kẹ́ kí a mú ìgbàmú lórí ìlú kan wá dì lọ́wọ́ dì lẹ́sẹ̀ gẹ́gẹ́gẹ́ ká mú ká dì lọ́wọ́ ọdọ́nà mélòó di ọ̀nà méjì méjì ẹlẹ́ẹ̀kẹta òun náà ni alimọ̀mùlákìyà alimọ̀mùlákìyà òun náà ni monarchy yóò àwọn bàbá máa ń pè ní ìjọba àjẹwọ̀ ìjọba àjẹwọ̀ kí ẹgbẹ́ kan oṣù máa ṣe olólọ láìláì náà ẹnìsìn pé àwọn haúsá náà máa jẹ́ olórí lọ láíláí ìwáṣí gbogbo haúsá o ó yẹ haúsá àtàní tàwọn tó gbogbo nínú orílẹ̀-èdè yóò ìdílé kan ìdílé Yorùbá yóò máa sún lórí olórí lọ láíláí bí bàbá bá ti kú ọmọ ló kàn lẹ́gbọ́n bá ti kú àbúrò ló kàn láìfù sí ní láìfù bó bá ti jẹ́ onígbò bá jáde láyé kẹlòmí ò tó láì níbẹ̀ níjọ́ ẹ̀ pé ẹ̀hànà ìníọba kan tẹ́mẹ̀ sí kò pẹ̀lú ẹ̀hànà rẹ̀ tó ẹgbẹ́ kùtùlú tó ẹgbẹ́ sọ ẹgbẹ́ yọ ma dàrọ náà ni ó di mélòó ó di mẹ́ta ẹlẹ́ẹ̀kẹ́rin òun náà ni democracy a democratia bí by election o ní kí ìjọba pàǹdìbò ìjọba pàǹdìbò à ń pààrọ̀ ẹ̀ nípa ìpààrọ̀ ní ìbámu kí lòfin wa òfin mi ń bẹ ẹ̀ẹ̀kan péré ní ọ̀dọ̀ ṣùgbọ́n àgbàlá ìkó lọ́dún mẹ́fà once ẹ̀ẹ̀kan péré lọ lọ yìí mẹ́fà ṣùgbọ́n ọdún mẹ́fà lọ́lò ló wà lóògùn bẹ́ẹ̀ àmì àmì ọdún márùn-ún ẹ̀mẹ́jì ní Nàìjíríà àwọn ìwò làwà ń lò bẹ́ ọdún mẹ́rin ẹ̀mẹ́jì ta bá dìbò fún ọdún mẹ́rin àkọ́kọ́ tí ó bá ṣe dáa kíláàsì a lé lọ tó bá dáa lọ́dún mẹ́rin àkọ́kọ́ kíláàsì fún àtúnbó ní fún yóò wọlé ẹ̀kejì kò láǹfààní ẹlẹ́ẹ̀kejì mọ́ ẹlẹ́ẹ̀kẹta asínú bàbá wa Ọbásanjọ́ abẹ́ẹ̀kọ́ ni bẹ́ẹ̀ ṣùgbọ́n fẹ́ lẹ́ẹ̀kẹta abẹ́ẹ̀fẹ́ lẹ́ẹ̀kẹta third time agenda sáàgbà mú ara ọ̀ sínú òfin wa yìí lásán bàbá wa tó wà ń bẹ̀ yìí Buhari Muhammadu Buhari ṣé bàbá sí bàbá ọdún mẹ́rin àkọ́kọ́ sí bàbá ọdún mẹ́rin ẹ̀kejì sí bàbá kò sí bàbá mọ́ torí pẹ́ méjì ti gbé kò lè lọ mọ́ ibi àwa dèrè wọ́n wá ní kí ni ìdájọ́ káàmùsùn ní kápópa ìlọ́rọ̀ democracy àwọn tí wọ́n dá sínú àwọn mùsùlùmí wọ́n jẹ́ mẹ́ta ọgbọ́n ni. àwọn mẹ́ta ni wọ́n dá sí inú àwọn mùsùlùmí ikọ̀ mẹ́ta tó ìpé inú ikọ̀ mẹ́ta yìí àwọn tá à ń bẹ́ ń bì náà gbọ́ ọ̀jẹ́ kọ̀ọ̀kan ẹ̀gbọ́n ni. àwọn tá à ń bẹ́ ń yà ikọ̀ kan làwọn náà nínú mẹ́tẹ̀ẹ̀ta ni. ipò àkọ́kọ́ alẹ́fẹ́rẹ́kọ́tù arọ̀fídà lé demokiritiya àwọn ọkọ̀ tí wọ́n kọ̀ jálẹ̀ pé ẹgbọ́ dédé ẹgbọ́ sí kìíní ẹgbọ́dọ̀ dédé to democracy àwọn ọkọ̀ kan nù. háàdì fẹ́rẹ́kọ́ àwọn ọkọ̀ yìí tara demokratiya murtabatan irtibatan wathiqan bil kufr wọ́n torí pé democracy òun àti kúfúrú nǹkankan náà ni wọ́n sọpọ̀ mara wọn ni wọ́n tẹ́kẹ́ ni wọ́n sọpọ̀ mara wọn pẹ̀lú kéfèrí ní torí ìdí ẹ̀sìn rẹ̀ kò ní bàtàn pẹ̀lú ẹ̀sìn wa wọ́n ní okùn ṣáà bí ṣáà òun náà ni ìjọba aráàlú faraàlú kò í ṣèjọba tẹ̀sìn yálò ìlà hukumil bashar wípé ní àdá nìdọ́ ètò yìí àgbékalẹ̀ yìí yálò ìlà hukumil bashar ó pẹ̀pẹ̀ sí ìjọba ọmọnìyàn government of the people by the people what? lábẹ́bù torí díẹ̀ àgbọ̀ níbẹ̀ àsìkèdè àgùdọ̀ débẹ̀ irú àwọn yẹn wọ́n máa ń ṣe àtakò kakópa nínú kẹ́ni nínú ètò democracy wọ́n sì bẹ́ẹ̀lú wà yìí à ń gbọ́ inú rédíò à ń gbọ́ inú tẹlifíṣàn à ń gbọ́ inú social media àbí wọ́n gbọ́ sẹ́yìn ògbọ́ ní pé àgbọ̀dọ̀ kópa ń bí èso tọ́wọ̀n kan láàgbọ̀dọ̀ kópa níbi èkó democracy bí ẹ̀bá ti tẹ́ òdìdí kèbìrì nù ẹ̀gbọ́ rí àti gbọ́ dáadáa èyí jẹ́mọ́ ẹ̀gbọ́ rí wọ́n ní sẹ́yìn lóò tí gbọ́ ní náà ìròrí kan ní o kí mo pé ìròrí kan ní o a náà rí wí o wọ́n ti kí ni wọ́n rí sọ oòrùn torí díẹ̀ wọ́n á lé wa kú nídìí ká kópa wá sí kíni wọ́n á lé wa kú nídìí ká kópa àwọn tá jẹ́ mùsùlùmí tá a bá tẹ̀lé lórí a máa wòran ni a ní dá sí àkíní a máa wòran ni èyí tá a ní dá sọ́rọ̀ òṣèlú yìí a ní dìbò a ní dìbò a ní ṣẹgbẹ́ a ní ṣẹgbẹ́ pátì àlé ṣe àwọn alákọ̀ọ́kọ́ nìyẹn bàbá wà lóròrí yìí àlé ṣẹgbẹ́ àlé dìbò àsì ní fìyàn kalẹ̀ pàápàá torí pé kí ni ìjọba ìfìrí ni àwọn ẹlẹ́ẹ̀kejì onáà ni àlè fẹ́rẹ̀ pàtó alìmọ̀ àyídà ní democratia alifirikọ̀tù alimuhayida dẹmọkọrọtì ya àwọn tí a ń tó pé a gbọ́dọ̀ sí ni a gbọ́dọ̀ sí kiri a gbọ́dọ̀ kópa ní gbogbo tí ń bẹ́ẹ̀mẹ̀ lọ dáa ẹ̀gbọ́n kò sí tí ó dánú ẹ̀ tó pé àpáta torí gbọ́dọ̀ àwọn òyìnbó ló ti wá àwọn òṣèré àwọn ní àláyé lọ́wọ́lọ́wọ́ báyìí nígbà tí a ń aeroplane fún wa táǹgùn wọ́n sọ ojú omi à ń kó inú ẹ̀ wọ́n sì máa lò wọ́n sì ká mèremère kí wọ́n wà gbé lànà ìjọba kan dé táwà kan tó pé ká má débẹ̀ gbogbo ní ọ̀nà ẹja gbà kò sọ́fún kankan bẹ̀ rárá gbogbo tí bẹ́ẹ̀ rí ní ìníkágbà àti rere ibẹ̀ àtàkùrú ibẹ̀ dáadáa gbogbo ẹ̀ àbá àmọ́ para wa débẹ̀ ìjádùgẹ́ ni kásá débẹ̀ Jacob abẹ́ Anthony wọ́n rí tí ò dá ń pè rárá wọ́n sì ní pọ̀ ṣe kẹ́kẹ́ sí àṣàyé ní àṣàyé alùgbèrè àṣàyé ní wọ́n tó lè gbàdé bẹ̀ tí wọ́n bá ní èyí ó sì àwọ ojú níbẹ̀ yóò sáwọ yóò sáwọ kó sá ti débẹ̀ ní tí máa ní ẹ̀lẹ̀ yọ pa débẹ̀ látàtì débẹ̀ ní tó pààyàn débẹ̀ yóò pààyàn gbogbo ìrìnkúrìn tí a bá fẹ́ mú rìn yóò tẹ́kí ni yóò rí kò sáti débẹ̀ kò sí ní ronú ọlọ́run rárá ìsùlọ̀gẹ́ ṣìtọ́ oníkíní àwọn olùyá àhú tọ́gùt iná máa tẹ̀lé àwọn kanà irú àwọn iye àtàyé àtọ̀run wọn ni ó bàjẹ́ wọn ní láyé tí a ń wà iná wọn ní lọ́run àwọn ẹlẹ́ẹ̀kẹta alẹ́fẹ́ríkọtù tùnáàdì ìtẹ̀tẹ̀bẹ́kẹta mọ̀kòtíyà ìṣòro tẹ́yìn wàtàwà rẹ̀ àwọn tí wọ́n pèpò a sì lè ṣe a lè ṣe a lè lò a lè lò pẹ̀lú májẹ̀mú pẹ̀lú kíni májẹ̀mú pẹ̀lú conditions and rules and principles tí ò bá ti ní kó bẹ́sìn wa tí ò ní bẹ́sìn wa jẹ́ tó ṣe yí pé yóò sì dín aburú kù yóò dín àbòsí kù problem àwọn àfáà tí ń wá ṣe fátíwá lé lórí lórí méjì ní ṣe fátíwá lé lórí àkọ́kọ́ àtẹ́lẹ́kejì àkọ́kọ́ àti ẹlẹ́ẹ̀kejì kí làkọ́kọ́ náà ká mọ́ débẹ̀ rárá òtùrùkú mọ́ kílẹ̀lẹ́ ẹ̀gẹta ká débẹ̀ ṣùgbọ́n pẹ̀lú mọ́jẹ̀mú tẹ́ wọ́n láti ẹni ká mọ́ débẹ̀ rárá tá a bá kó wọn jọ́nà àbá Islam tá a bá dá wọn sí dọ́gọ́rùn wọn kọjá ìdá márùn dọ́gọ́rùn 5% àwọn jẹ́ ní alè kópa ń bẹ̀ pẹ̀lú àwọn mọ́jẹ̀mú tá a fẹ́ kà sílẹ̀ yìí àwọn jẹ́ 95% Allah níbẹ̀ bàbá wá sí pẹ̀lú bá tẹ̀lé ìwòláàmù ní gbogbo ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ẹ̀ẹ́dámilóhùn ẹlẹ́ẹ̀kẹta ìbẹ̀là wá tàbá ń sọ̀rọ̀ náà wà àwọn ọ̀fara mọ́ tàkọ́kọ́ yẹ àfara mọ́ ká má débẹ̀ rárá torí pé àwọn bàbá wa nílẹ̀ Yorùbá wọ́n lò sí bẹ̀ ó ní wọn ni wọ́n èpé fún rárá wọ́n sì sọ wáyé pé ẹni tí ọba sí lé ewúrẹ́ rẹ̀ máa ń bẹ́ yọkan ẹyọkan ní òbí tí ó bí dé bẹ́ẹ̀ni tó fi gẹ́ni gbogbo ọdún tó lọ ẹyọkan náà ní òbí lẹ́yìn náà ìrírí ayé ti wá ní nàìjíríà yìí àtàwọn àdún míì ó fi hàn pé tá a bá sí ń bẹ̀ rárá ìyà lájẹ ìyà à ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ga jíyà ń ṣe à ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ atẹ́gùn yà ń fẹ́ sí a káwá náà jẹ wà ní símbẹ̀ rárá aláàmọ́ mú ìyà ní kókó jíjẹ kọ́ ẹgbẹ́ wọn tí wọ́n mọ́ lóhun ni wọ́n ń pàṣẹ lé wa lérí kó dárú wáàsí dáà ń ṣe yìí wọ́n lè sọ pé kò sí wáàsí má bẹ́ẹ̀ni kò sí sí mọ́nà ni abúrúdí wá ń bẹ́nu democracy tó fi lé òun náà ni ọgọ́rùn-ún tí àwọn jẹ́ democracy tí a bá gbé ẹlẹ́dẹ̀ kalẹ̀ bá ìfẹ́lẹ́dẹ̀ rẹ̀ lábẹ́ ìsọ lórí tẹ́ bá jẹ́ lè dìbò fẹ́lẹ́dẹ̀ yóò sì kíni yóò sọ lórí gbogbo ẹ̀mù ẹlẹ́dẹ̀ rẹ̀ o yóò máa gbé yí ìpẹ̀ àfikẹ́ ẹ̀tẹ̀lẹ̀ yá dìde àfẹ́lẹ́dẹ̀ fẹ́ fẹ́lẹ́dẹ̀ fẹ́ o èyí gílà fẹ́ mẹ́ o ìka títẹ̀ sí ní ìka kò wátúka sáótúka sáótúka kò sáótúka kò wátúka your foot your power your foot is your power sáótúka amánà sáótúka amánà ìbò rẹ̀ trust ni sẹ́yìn máa ń ta trust rárá ìyẹn máa ń sọ́nù rárá ẹ̀rẹ̀ àwọn yẹn wá rè àwọn tí wọ́n ní tá a bá fẹ́ kópa ń bẹ̀ wọ́n jẹ́ mọ́ àkọ́kọ́ tá a bá fẹ́ kópa bá a bá wá fẹ́ kópa mùsùlùmí àwa tá a jẹ́ mùsùlùmí a fẹ́ kópa a fẹ́ kópa nù democracy àkọ́kọ́ ó ní mọ́ jẹ̀mú àkọ́kọ́ rèé àníyà àníyà àníyà ìgbòlùfẹ́ kópa what's your intention what's your intention àgbẹ̀ ìnámàlà àmàlù bínniyàt wà ìnámàlà kúlù múrìkì máa dáwà kíra níyẹn sallallahu alayhi wa sallam àgbọ́ lọ kópa ní di òṣèlú democracy kámàlà níyàn wọ́n fẹ́ kí á dìbò fún mi lórí àníyàwó mo fẹ́ lọ dìbò fún yàn lórí àníyàwó àníyàwó àmbẹ àníyàn tí mùsùlùmí máa ń ní àníyàn pé mi náà fẹ́ lọ fi ipò tí mo fẹ́ lọ yìí láti lọ fi wójú rere ọlọ́run ipò tí mo fẹ́ lọ yìí èmi náà fẹ́ dá sí ìdàgbàsókè ìlú kémi náà túlù ṣe kó kọ tèmi náà yóò kọ rénù lù yìí kí n sọ ẹbí mi ló kọ ré kí n sọ ọ̀ràn mi ló kọ ré àkọ́kọ́ nù gbó mùsùlùmí tó mẹ́lọ ìyípadà tá à ń pariwo bá ń fẹ́ èmi náà fẹ́ dá sí ẹ wá kó àwọn àwádáà ń sòṣèlú àdáà ń dìbò sáníyàn yìí ń bẹ nígbà àyà wa lẹ́yìn náà inú májẹ̀mú ni pé lílọ mọ́ ń lọ yìí gbogbo tí ó bàjẹ́ kí n sọ ẹ̀sìn mi nù máa padà ní ẹbìnrin sọ pé ó ní àǹfààní kí ló jẹ́ fún ọmọ ènìyàn fọmọ ẹ̀dẹ́yàn tó jèrè gbogbo ayé tọ̀sẹ̀ yẹ sẹ́mí rẹ̀ nù oh, àǹfààní kí ló ń jẹ́ fún ọmọnìyàn tó jèrè gbogbo ayé tọ̀sẹ̀ mẹ́rin ọ̀rọ̀ lánìí bá a ṣe dùmọ́lámọ́ ì tàbájẹ́ ìdíjú pẹ́ ọ̀tànà bàbá jẹ́ sí ṣe ọ̀tànù lẹ́yìn náà nínú májẹ̀mú àwọn ìwà àbàjẹ́ tí máa ṣẹlẹ̀ nínú òṣèlú èmi ò ní bá wa kópa ń bẹ̀ ọgbọ́dọ̀ wà gbígbájọ lọ́mọdé àrùn ní kó sì gbà náà àwọn olóṣèlú ti wà ní ẹ̀ láà àbàbá ń ta bá sáyé dáa a sọ̀rọ̀ gbogbo rẹ̀ yẹn láti ma àwọn dápẹ́ ní alẹ́ àdábìlì islamiyya àwọn ẹ̀kọ́ islam àwọn islamic etiquette torí díẹ̀ ní ọ̀pọ̀pọ̀ àwọn àfá náà sì pàtíwálé lórí rẹ̀gẹ̀dẹ̀ ọmọbẹ̀ àmàjánù fìkìyà ìní pé àpérò àwọn afúnimọ̀ fíkìwò àwọn rọ́pẹ́tà alìsìlámi wọ́n sì ní fàtíwálé lórí pé a gbà láàyè fún àwọn mùsùlùmí wọ́n lè dá sí pẹ̀lú mọ́jẹ̀ pé wọ́n á fi dín aburúkù wọ́n á fi dín àbòsíkù ó lè má lè fún àwọn táwọn wá lẹ́ẹ̀kan náà mọ́jọ́ fíkẹ́ ní Kuwait bẹ́ẹ̀ ní Sudan bẹ́ẹ̀ wọ́n ń pè mẹ́sùlùmí eh, european lifta waliboof àwọn european council wọ́n sì májẹ̀mú bẹ́ẹ̀ anágbà láàyè bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́kọ́ tó wá kan àwọn individual àwọn àfá individual bàbá ìsáàsẹ̀ àríjọ jadul haq nínú fatiwa wọn ó gbà láàyè abuzana bẹ́ẹ̀ ìmáàmù sẹ̀tútì bẹ́ẹ̀ eh, abdulkarim zaidani bẹ́ẹ̀ faisal molawi bẹ́ẹ̀ bumbas bẹ́ẹ̀ uthemin bẹ́ẹ̀ kọ̀rọ̀dọ́wì bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láwọn àfá islam pé a lè kópa ń bẹ̀ wọ́n jẹ́ pé bàbá bumbas lè rẹ̀ pé ṣé àwọn obìnrin náà wọ́n kọ́ bẹ̀rẹ̀ pé sí lè gba káàdì ìdìbò kù bàbá ìgbà gba káàdì bóòlù fẹ́ dìbò bàbá gba káàdì fẹ́ dìbò bóòlù ẹsẹ̀ fàyè lẹ̀ kí àwọn ẹni burú kó síbẹ̀ akáwọn tó bẹ̀rẹ̀ pé àwọn obìnrin kọ́ à wọ́n ní bọ́ọ̀lù ẹsẹ̀ yọ àwọn obìnrin lẹ̀ àwọn tí èyí ṣe mùsùlùmí àtàwọn èèyàn burúkú àwọn obìnrin náà dìbò nígbà téèyàn bá já àwọn obìnrin yóò dìbò àwọn ni wọ́n pọ̀ jù lọ àwọn ni wọ́n pọ̀ jù lọ gbogbo ẹni tó bá tó ìbò ó dìbò dìbò ẹ̀rì eléyìí òun náà ni fatiwa àwọn àfáà Islam òun ló sì pọ̀ jù tẹ kò sí àwọn àfáà tí wọ́n bá kéwú dáadáa jẹ́ kéwú jẹ́ lẹ́jẹ́ sì ní tíà ibi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ìdúró sí lágbàáyé àwọn mùsùlùmí òun náà nìyẹn tí wọ́n sì rí àwọn àǹfààní oṣooṣì ń bẹ ní Nàìjíríà wà iná rèé àti irú ọ̀pọ̀lọpọ̀ àwọn àǹfààní tó bá àwọn olóṣèlú ìtẹ́jẹ́ mùsùlùmí òun náà ni àti alẹ́sì òun náà ni wọ́n gbìyànjú lé lórí torí díẹ̀ lọ́sí pé ètò wa tó ń bọ̀ iná tí ń bọ̀ yìí agbọ́dọ̀ gbìyànjú láti kópa ń bẹ̀ ó yẹ pé àwa lè ní ọ̀pọ̀lọpọ̀ wa 99% ti wa lè ní ìdáǹgbà kópa ń bẹ̀ abala kan náà ni àtẹ̀síwìtì ká dìbò ká tẹ̀ka alintikabat ká dìbò ìlọ́pọ̀jù àwọn tí wọ́n kópa tí wọ́n nípò nínú òṣèlú lè ní ọ̀pọ̀lọpọ̀ àwádá jẹ́ mùsùlùmí lápàsẹ́yìn oníkàlà àmáàjì gbóníkàlà àwọn oníkàlà àmáàjì especially àwọn kan tó wá ń bẹ láàrin wa tó ìpé tí a bá dépò wọ́n á ṣe dáadáa ní ìlú wọ́n sásẹ́yìn látara ẹnu dábí bòṣèlú jẹ́ a nídọ̀tí ni ìbàjẹ́ ni tààgbà pé ẹni rí òní lọ́bẹ̀ ìjọ kan bàbá ìsinmi lè bá ti bàbá wọn kan wípé ẹ̀dọ̀bẹ̀ wọn ẹnìkan náà àwọn oníbàjẹ́ bàbá ní sí mo ní ọlọ́sìn ìbàjẹ́ mbẹ̀ ẹyọ kan rẹ̀ náà tó bá débẹ̀ tó bá sọ̀rọ̀ òdodo látara ọ̀rọ̀ rẹ̀ ọlọ́run lè sàánú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n lọ́ọ̀ rántí ni ńgbà tí fẹ́ọ́nà kọ́ àwọn òpìdán rẹ̀ jọ lórí Musa Musa nìkan ọ sọ̀rọ̀ àní àwọn ọ̀rọ̀ ẹ̀wọ̀n òpìdán sì dànù. lábíwọ́n sọ pé ká ti àwọn èèyàn dáadáa lẹ́yìn kí wọ́n máa gbé gbá àpótí eléyìí ó fẹ́ lọ sí house of assembly eléyìí ó fẹ́ sí house of rep eléyìí fẹ́ lọ senate eléyìí fẹ́ jẹ gọ́fìnà eléyìí fẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ káàtì wọn lẹ́yìn àwọn yẹn dáadáa eléyìí iná lójúṣe wa àwọn àfáà tí wọ́n ní ká dìbò nínú bí wọ́n bá ti ń lórú ìjọba bẹ́ẹ̀ lórílẹ̀ ayé tí ọ̀sán náà mi òun ló fúyẹ́ jù náà nìkan gbà dé orí ìjọba inú mẹ́rẹ̀ẹ̀ta àlàkalẹ̀ olóṣogíní ló fi ẹ́ olóṣàn jù òun labúrú ẹ̀ kéré jù bẹ́ẹ̀ nìkan bá lè jíndà wà láàmú ọdún mélòó ni ọdún mẹ́rin lọ gbílẹ̀ jókòó ní ìparí ọ̀rọ̀ mi ọwá ní àwọn ẹ̀kọ́ tí wọ́n fẹ́ kọ́ wà lára wa àwọn kan bẹ tí a ń ṣe tí ọba mú nínú ẹ̀ o náà ni ṣíra wal-bay' al-aswad ṣíra ó wal-bay' al-aswad kí a máa ràbò ká máa tàbò inú tó bá ètò ìjọba wa jẹ́ nù buying and selling of what? votes àwọn olóṣèlú wọ́n ṣe tán àti ràbò wa anza ti tabo ètò wa burú jù la là wá ń tabo yìí èló ti kíni èló là ń tabo yìí gan afẹ́ dìbò fún yàn kó lọ́dún mẹ́rin bẹ́ẹ̀ odidi ọdún mẹ́rin ló fẹ́ lò bẹ́ẹ̀ 2500 2500 lọ́ta kó rẹ́ níbi tó hà ìjẹ́ 5000 yìí tó tiẹ̀ ní kìbí mọ̀ bá 10000 pín lórí ọdún mẹ́rin láìláà ìdọ̀lọ́ wàjánà sí wọ́n ní a pé ẹ̀dá kànájájọ pé 10,000 ọdún mẹ́rin èlú lówó ọdún kọ̀ọ̀kan ọdún kan ọdún 2005 ló jẹ́ lọ́dún kan o àwọn tó tún wá ha ìlú ìbò dáadì lọ ládùúgbò tí wá wọ́n ra ìbò pẹ̀lú pọ̀pọ̀ àti pẹ́wọ̀ta kan gbọ́ ni pọ́pọ́ọ̀pù àti pure water kan náà fi ràgbó tẹnu míì látọdún kẹrin sẹ́yìn láwọn bò míì dìríkà rice bẹ́ẹ̀ ni gálẹ́lájì bẹ́ẹ̀ ni níbò míì òróró one litre bẹ́ẹ̀ ni tẹ́ẹ̀tì pé fún wọn ẹmbá tàbù ẹmbá ráàbù tó jẹ́ mùsùlùmí aráàmù ló inú ọjẹ́ sì ń bá ní jẹ́ ni ẹjọ́ ń dúró ọlọ́rin dáàbá sọ̀rọ̀ wá sí náà bá ń ṣe fún wa ìkìlọ̀ rí ẹ̀yin tẹ́ ẹ̀ díje ẹ̀ mara bò ẹ̀yin tẹ́ ẹ gbégbá ààbò tẹ́ ẹ fẹ́ kán dìbò fún yín ẹ torí tọ́lọ́run ẹ má ra ìbò ẹnì kankan ẹ̀yin tí ẹ fẹ́ tẹ̀ka báwọn yàn ẹ má tàbò yín àwa tá a fẹ́ náà torí tọ́lọ́run ẹ ta ìbò wa ọ̀kan nìyẹn ìmọ̀ràn kan nínú ẹ̀ náà ni àdáàbò di àyà ẹ̀kọ́ campaign campaign àwọn àpá kan faramọ́ wọ́n ní wàlá ti sẹ́kù àmúsàkù. wàlá ti sẹ́kù àmúsàkù. bẹ́ẹ̀ bá ń ṣe campaign yẹn máa kọ́ra rẹ̀ ni. àlànà ń gbé ní ká kọ́ra àwọn abakan wa ní wọ́n lè ti campaign tẹ́ bá tẹ̀lé ẹ̀tẹ́kẹ́tù campaign. tẹ́ bá tẹ̀lé májàmú ẹ̀. nínú ẹ̀ náà ni pé ẹ ṣàlàyé ara yín fara yín ni. explain yourself. lágbájá ọmọ lágbájá ní àdúgbò yìí Idris Aridesi labẹ́gbọ́lọ́gbọ́ asọ̀rẹ́ ó di ọmọ 43 years lásìkò yìí school tó ti jáde rẹ̀ inú kópa ńlọgbàsókè àdúgbò yìí ó ṣe bí báyìí ó ṣe bí báyìí ó ṣe bí báyìí bàbá ẹ̀rẹ́ ìyá ẹ̀rẹ́ ẹgbẹ́ ẹ̀rẹ́ àbúrò ẹ̀rẹ́ tí ẹ bá dìbò fún yóò dáadáa fún yín o. tá a búyàn tara àwọn tí a bá ti jẹ́ fọ́dún mẹ́rin sọ́nà ilẹ̀ tó fẹ́ dá padà sípò àwọn jẹbújẹrá tí wọ́n ṣe pé pátápátá ẹgbẹ́ ọlọ́fẹ́ àbẹ̀ẹ̀sẹ̀ sóòsòsò ebúnù ebúnù ó kàfẹ́ náà ni ó kàfẹ́ náà ni ààrùn tí kàfẹ́ náà ni wọ́n ní gbà tí wọ́n fẹ́ dìbò ayé sàkárí ẹgbẹ́ àwọn ọ̀pọ̀lọpọ̀ Awólọ́wọ̀ ni nígbà tí wọ́n dìbò nígbà tí gbò jákọ́ ká ìbò Awólọ́wọ̀ na bàbá wá bọ́ta pẹ̀lú yáàlì àfikò fèrè rẹ̀ ìnákọ́ àná ìnákejì àà àfi gbogbo lulẹ̀ sàgàrí sàgàrí ayò lulẹ̀ ìnáko aná ìnágèjì àgbò lulẹ̀. gbọ̀nká mọ̀ ti wá lọ́wọ́ nù nígbà tó kan ìbò north Kano State 3 million 155 sàgàrí ọ̀lẹ́bí sàgàrí ọ̀lẹ́bí Akíjídé lọ́mọ burúkú sàgárí ọ̀lẹ́ mi. Akíjídé lọ́mọ burúkú sàgárí ọ̀lẹ́ mi. Ayínú padà. Ṣàwàgbọ́n. Allahu akbar kabira. Allahu akbar.